أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله فهذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا لقد جعل الله سبحانه وتعالى لهذه الأمة عيدين عيد الأضحى ويوم الفطر جاء هذا من حديث الذي أخرجه الإمام أبو داود بسند الصحيح في سننه من حديث أنس بن مالك رضي الله تعالى نرضاه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا هما نلعب فيما في, الجا في قلوب عباده المؤمنين أمة الإسلام لقد تعبدنا الرحمن بأنوان العبادات لهذا الإسلام تنسى وأكو لوري خطبات تني انتو ما تلناني àwọn ìdúró ìrónú èmà ọlọ́run

jẹmáà tá a bá wo àwùjọ lẹ́nì abùkátà kí àwọn onímẹ́sìn wọ́n jọ wọ́n máa dáwà padà sí àná nítorí pé àná ló bí òní afẹ́ẹ̀sẹ̀lé afẹ́ẹ̀sẹ̀lé yá inú ìbẹ̀lẹ́mẹ́wa kí ló bí ọdún yìí kí sì ni àwọn nǹkan tó bá dẹ́dà tó fẹ́ jẹ́ kí a fi sin òun nínú rẹ̀ jẹmáà bọ́bọ́dá ma adama yóò ní àwọn àárẹ̀ kan tí kò ní ṣe lóògùn sí gbogbo ọmọ máa dáwà kí lè rí wa jẹ́ min hadithi da zakhalama ahmadu al-mamtuni fi sunan min hadithi abúlábin umar radiyallahu ta'ala an arzuhuma o n sọ́lọ́n tí bọ́rọ̀bọ̀ tí bọ́rọ̀bọ̀ o ní fa inna shaitana ma'ali wahidi wa huwa min al-ithnaini abu'at èṣù tẹ́ ń wọ́n tẹ́yìn bá ti jẹ́ nìkan èṣù ní sábà mọ́ sí kejì èèyàn tó bá fẹ́ wà yọ́dàwà bọ́wà lọ́fíṣẹ́ yọ́dàwà kèèbáyàn ṣe

yọ́ mọ̀ sásẹ́yìn bákanáà ọba adẹ́dà ní àwọn nǹkan tó dáma àwọn nǹkan wọ́n mọ́ ń kọlù fún ìdùnnú ìdùnnú ìdùnnú yìí ara ni anábì isi ma bá wà lò pẹ̀lú bẹ́ kèése anábì kanjúkọ wípé kódà nínú àwọn tẹ́sàn sọ fún wa táà gbọ́dọ̀ máa ṣe èèyàn gbọ́dọ̀ gbààwẹ̀ ọ̀rọ̀

tí ó jẹ́ àsìkò imbisat tàrí yóò yà tí àrẹ̀rẹ̀ síra wa tàdúrú síra wa kò sí tàà fẹ́ ṣe ṣùgbọ́n a máa mọ̀ pé ìntọ́lọ̀ sí alámbèrè fún sallallahu alaihi wasallama bó sọ ọ́nà rí sáàrẹ́sì bin Malik ọwà Medina ìwà Medina yìí ọba rí tí àwọn Medina tí a yà ọjọ́ méjì sọ̀tọ̀ ọjọ́ yìí àwọn ẹlẹ́sìn ó gẹ̀ẹ́sìn àwọn tí ó máa jó ọmọ jó àti ọǹkálukú àmì ah, wá ní ẹ̀yà ramadina ní àyí kí lẹ̀ ń fi ọjọ́ méjì tẹ̀ yàsọ̀tọ̀ ìsin à ah, wọ́n rí ọdọ́dọ̀ wà lábí àwọn náà ah, a ní ìdùnnú a máa fi wú àwa lórí àwa mú bí ọdún kásá kọ́nkálukú orí ọǹkálukú à ó sẹ́lọ́n wa ń sọ fún ẹ pé laqad abdalakumullahu khayran minhuma

káàkọ́ mú lọ́wọ́ sáà alọ́dún ọdún àkọ́kọ́ ìtúnmà júmọ́ àkàmù júmọ́ tó láàkọ́kàn ọdún ẹ̀kẹjì ìtúnmà ọdún ẹ̀kẹta ilé yátànsì jamaa kí ni mùsùlùmí wá jálà tí o tí è bá pé bá fẹ́ jẹ́ kò ní kọ́ bá kọ́ tí jẹ́bẹ̀ gbogbo ọdún ọba gbani láyé láàáṣe ẹwà ní ṣe 1-1 kò sí sọdún lọ́dọ̀ tí a ẹ̀ ní ṣe 25 December yóò sọdún lọ́dọ̀ tí a ọ̀dá democracy day ǹkan awaka dá lé tí a wọ́n ní kò sí akámọ́ lọ báńkì àlọ́ báńkì bàtà ní bẹ́ẹ̀ kan bẹ̀ ṣùgbọ́n kèrè ṣe tẹ́ sàkàn ìmáàmù náà rọ̀mọ́ mọ́sálásí dáadáa ní ẹni ọgbẹ̀gbogbo mo tún sọ mo tún jàrí ẹlọ́dún ìrẹ́ ìbílẹ̀ mọ́kọ́ fí ọ dẹ́gbọ́dẹ́gbọ́ ẹ̀rọ bẹ́ẹ̀sìdè kó nà mọ̀dá lónà padà náà rẹ̀ kó sínú ìsìlámù wáyé kí nà títọ́lá kàtí tí oléyìn eléyìn wá ń bọ̀ onírù sáàsẹ̀ mẹ́sì mistake o wọ́n ti sọ fún àpé gbogbo ọlọ́wọ́ ti bá wà láyé sísìrà ń sí o bọ́sùn bá dínkọ́ oní ọdún lò náà dáun bó sì sọ oní fine bí ọgbọ́ eégún náà bá dé ní wọ́n kagbẹ̀ fún Ọbàtálá Ṣàngó Ọya kí wá ní ìsìlámù gbogbo musulmi agbọ́dọ̀ jọ gbọ́yé látàhán ní sàsàm ló ti wábẹ̀ ọdún wa náà nù táa bá sì wọ ọdún yìí ọba dẹ́gbà ní máa ṣe é fún wa jama'a ọ̀bọ̀dá méjì kárí nira o kèése gbogbo wa lápẹran gbogbo wa láàpẹran ṣùgbọ́n tí a bá ní ká sọ̀rọ̀ ọdún yìí lódidi wà

àwọn tí wọ́n kúrò lọ́dún fi 30,000 mẹ́ta púpọ̀ ìbọ̀ wájẹ́ ní tẹ̀sàn lápọ̀ lórí ẹ̀nà kọ̀ọ̀kan tó sì jẹ́ ẹ̀kan lọ́dún torí ọlọ́ ààrẹ ìmọ̀yé èèyàn ààrẹ ni tó ti kẹnàdé látẹ̀yìn Ramadan tí ń fi ń jẹku tí ẹ̀bá 180 tó ṣe dé bí

àwọn àgbọ́yọ́ wọ́n dé díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ bágbọ̀rẹ́ ìṣẹ́dé tí wọ́n dùn tó àwọn kẹ́kẹ́ tó sọnù láwùjọ tí ó sì yẹ kó rí bẹ́ ó sì dì sí àwọn àfá èyí tó bẹ́ jẹ́ pé àfá náà jí sí bẹ́ ra rẹ̀ sí in tí ó ní a máa sọ o gbogbo ni a àdínù nàṣíhà kọ̀ yú àwọn àfáà nálẹ̀ wọ́n ni àyímọ̀tí musulmi wa àmọ́tìm tọ́ì kí wá ní rúhù ọdún ẹ̀mì tọ́nù fi mí àti pa marawala kí ló bí ọdún yìí ṣe bí zikiru kí sọ́tì fìdáì nàbí yìí láyé Ibrahim eh, eh, Ismail ọba dẹ́dàá nígbàtí la ilaha illallah gbogbo wa tí wọ́n bá bí wá lè ní wípé mahabbatullah àhíyà muqaddamatun ala mahabbatil waladi wan nafsi tánì náà ṣùgbọ́ta bá dójú agbami à nílẹ̀ṣẹ́ ìfẹ́ ọlọ́run ọ sáájú fi hàn máa wa ó sì jùlọ ìtí ànàbí náà bákanáà ìfẹ́ àmìsọ̀ sọ́lám ìfẹ́ ọlọ́fẹ́ ànábì ọgbọ́dọ̀ ju ìfẹ́ táa ní síra wa lọ ìsìláàmù wa èyí tó jí ó mẹ́ẹ̀nu ibi tí ṣẹ̀ìtọ́n gbà mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Ọlọ́run mo dẹ̀ lówó ẹran yẹn lọ́wọ́ mo wá fẹ́ ra lẹ̀ million ma sí ìrẹ̀rẹ̀ 500,000 ẹn tó wá jẹ́mílówó wá kọlù mi pé òsáà pẹ̀lú ògbú ọlọ́run wọ́n ti àpọ́ntì pẹ́lú láti kọ́mìnì wà wọn ọ̀sán owó wa ní o pẹ̀lú ògbú ọlọ́run sẹ́bọ́nì sísì lásọdún tí bá ti ń dọ́ndì 25 junior náà ni ẹ máa rá láti ẹni tó sì tóbi lọ́dọ̀ rẹ̀ ni kò sí wàlà ṣùgbọ́dún mi wà ó ní ẹmọ́bìnú tó jẹ́ ìpè náà wẹ́ ọlọ́run lọ máa forí kó bọ́ọ̀lọ́ máa ìtí ìfẹ́ ilẹ̀ tọ̀fẹ́ rà sẹ́mì síwájú ìfẹ́ ọlọ́run ọ̀nà bó o ní ẹsẹ fẹ́ ma bẹ́lẹ̀ ìṣẹ́ ọlọ́run tí ó wà wọ̀ létí ẹn tó jẹ́ wípé ó nífẹ́ ilẹ̀ ilẹ̀ náà ìsì máa sọ fáwọn ẹ̀ pé ilẹ̀ ohun green mosque kò lè fọ́lọ́run ṣùgbọ́n tí bá lọ́rùn bá ọ̀tẹ̀ lọ́rùn anábí ọlọ́run ọba lànàbí Ibrahim ń ta fẹ́ kí amújáde gangan ọlọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ bí fẹ́ ìṣe wá tó ọba dẹ́dà òfin lọ́mà ó sì fẹ́ bímà ó sì nífẹ̀ẹ́ ọlọ́run ní kọbúrú nígbà tàbí kò tó tọ́lọ́ fún lọ́mà ọlọ́run ní Ibrahim áfọ́ lọ́mà ọlọ́run fún lọ́mà ọmọ ń wá ń dàgbà bí ṣe rọmọ nínú ẹ̀dùn lárúgbó ara inú ọba dẹ́dà sí ni gọ̀yúrù ni ọba tí ma ń jò púpọ̀ ní tí wọ́n wò pé ànẹ́bì mi pẹ̀lú ibúṣẹ́ ń wọ ọmọ ìtọ́mọ̀ yìí ń wù sí èése pé ọmọ yìí ti kó spéèsì mẹ́lẹ́mì bàbá rẹ̀ tí ni ó ṣe nkẹ́kẹ́kẹ́ tí ò ní lè ṣe ọ̀dà ìsì wà fọmọ ìdánwò ẹwò nílù ṣe o ní ọ̀bẹ́ sílẹ̀ ọwá aṣọ́dún tán bí ṣe ń kónù gbèsè kan ní bọ́nù gbèsè mí wọ́n ló gbèrè sí pẹ́rẹ̀ kò gbèsè pé ó ní ànábì ọlọ́run ọmọ ìwá ń di o tó annahu lillah

kí ni ó sì ó pè yọ ọmọ ìyọ ọmọ wo ìyọ ọmọ tó jẹ́ wípé tí bá ti ń gbọ́ pé tọ́lọ̀ ń fẹ́rẹ̀ kọta ọkọ̀ ẹ̀lẹ́nu rí orí náà lọba dẹ́dà sọ wípé ohun àtọ́mọ̀ yìí ọya máa mú àlọ bí gọ́ìrìdì kan ẹ̀ eh, létí nǹkan bọ́lẹ̀ mẹ́ka sọ pé àwọ́ ń tọ́gbàrà mí kárí ewé dúrè ọmọ rẹ̀ rí tòmẹ́tọ́rì ẹṣẹ́ àràdà lẹ́m̀bí nígbàtọ́bẹ̀ pọ́sẹ̀ méjì mẹ́ta ẹ ma rí nǹkan tẹ́ fi máa ṣe bẹ̀ ẹ̀fọ́rẹ́ kẹ́ẹ́ṣẹ́ rú lẹ́bẹ́ àjẹmọ́ àwọn ẹni o bóò láti ṣe bíyàwó ni ọ tọ́ ọbáyà lélé tọ́ wá ní ọmọ kò bí ṣe máa rínú tààlẹ́ ọkọ́ sọ pé ọmọ bí ṣe máa rínú yìí tó lọ gbọ́gbọ́ pẹ̀lú ẹ̀lú ẹlòmí yóò gbélé gbogbo ayé lọ́rùn wípé no in tí bọ́yá omi ilé pé dáadáa wá kò sómi kò sí ẹ̀kan kí lẹ fẹ́ gbéfà bí o rùgbẹ́ tábùrù mẹ́nu ẹ̀ nígbò láì jẹlé ìtẹ́ tí mo sì ń fọ́mà lẹ́yìn lọ a ní bíbọ̀rọ̀ yìí mọ̀ mọ́ adébẹ̀ ọfẹ́ pẹ́yìnrà ìyàwó rẹ̀ wá ní ọkọ̀ mímúlẹ̀ ńlọ ó lò ó lọ́ ní láyé ọdọ̀ yìí àná kò ní fi alẹ̀ kò sì ní jí ara rí ẹwọ ọ̀rọ̀ àwọn èèyàn lónìí tí ó mọ́fẹ́ bọ́bí eléyìn wọ́n dórí ẹ̀kọ́dò ọ̀kan náà ìyà ń lọ jáde ìyàwó lóyún oṣù méje àtààbọ̀ sínú ọwà fún 5,000 ó sì ra tíkẹ́ẹ̀tì 350,000 gbána tọ́rọ ìtí lé bí ọdún mẹ́sàn sísìn ìyàwó wá pè padà pé ààbò ẹ̀sì sí báyìí oníṣẹ́ gbígbàgbọ́ ẹ̀sì mọ́nú ọlọ́run oníbẹ́ẹ̀kọ́ ogun tí mo fọ́ bí n fọ́ ní kàkà ọlọ́run mo fílẹ̀ fọ́ ó sì jówó ìlọ ó ní Allahu Akbar balẹ̀ wa ẹkó 350 tẹ́gbẹ̀rẹ̀ tíkẹ́ẹ̀tì wa èmi ó 5,000 pọ̀fọ́lọ́nsìn ìsí ìyá ìwà gbà pẹ̀lú mú kó lò lọ́wọ́ ọkọ rẹ̀ wá ń lọ kẹ̀ẹ̀tún wá ṣe bí ẹni pọ́lọ ọjá sí fámílì àwòsí wọn kò sí ìrìnkẹ́ pẹ̀lú ẹ̀ kí ní ìkọ̀rọ̀run o in tó yẹ kí gbogbo obìnrin ó gbé rẹ̀ sí náà tọdún bá ti ń bọ̀ ọmọ náà pẹ̀lú pàjúṣì tọ́jú ẹ̀ tí tọ́lọ̀ kẹwọn bó ṣe kẹwọn àdúgbòkọ́ nǹkan kẹgbàwó ọmọ ìlọ́wọ́ àdí wípé bálọ̀gọ́mà òsáyà ó ti dọmọ tó lè pé lọmọ́bẹ̀wá yóò mú wá lọmọ́sẹ̀wá yóò mú wá lọgbàkòtí wá bàǹgbàkòtí bó múṣọ́kòtó mi lọ fi sí orí bẹ́ẹ̀dì ó ti ṣe rẹ́nṣẹ́ ó ti ń àwọn ni pa ọmọ ìfún annabi ibrahimu kò ṣe ìlérí fọ́lọ́run kọ́lọ́run tó fọ́lọ́mọ̀ tó tó bá fún mílọ́mọ̀ máa pa fún kò ṣe ìlérí gbogbo àwọn ìtàn tó jẹ́ wípé kò sí àkọọ́lẹ̀ fún kò sí ẹgbìta fẹ́ gbàmẹ́ kájínà sí annabi ibrahimu arísọ̀tọ̀ salam olóògbà sọ bàrẹ́ rẹ̀ ọba sọ fún ìyàwó ni kápẹ́ntọ́lọ̀ ní kẹ́ẹ̀sínú kò sáburú mẹ́ wọ́n lọ́wọ́ mú wọ́dún ó sọ fọ́mọ náà ọmọ ní bàbá fi mítà inú ẹ̀nà rú wọ́n wọ́n ni máa bọ̀lọ́rọ̀ ọ̀hún padà àgbọ̀rọ̀ tàpà sí àṣẹ rẹ̀ jẹmá bó sí ẹnì kọ̀ọ̀kan nù wa lẹ́nu ìyàwó rẹ̀ ọmọ wì fún kò ní jọ gidi pé sí wọ́kọ́ kí lọ fẹ́ lọ mú lọ́rùn púpọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀tọ́ fẹ́ sílẹ̀ yìí ó gẹ̀rẹ́ tí ó ṣe só lọ́wà rọwọ́ fi mú ọbẹ̀ ọmọbẹ̀ ọlọ́ salama aslama ọlọ́ni aslama bàbá gbà láti dúmẹ̀ ẹ̀fọ́ lọ́n aslama ọmọ gbà láti gbọ́rùn rẹ̀ dúó wàtàláhù lílì jẹ̀bínú rẹ̀ ọwà àdójú ẹ̀dì lára àwọn nǹkan tán sọ fún àpẹtẹ ẹbá tí òògùn bá ń bọ́ níwájú rẹ̀ ń bí istibisharu ni wọ́n ń fi bí tí ń lọ wọ́n fi ìhàn lọ́nà àdùnnú ni ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ẹni ọlọ́run wọ́n ṣẹ̀ sí mọ́ Bukhari inú gbogbo àwọn fa látọ̀rọ̀ sàṣálàm káfí máa ma wọn àpẹẹrẹ pé àwọn eléyìí tán rí tààtún máa rán kàpí ọlọ́run jọ jáde jẹ́ ababẹ́lọ̀dọ́ rẹ̀ gbogbo táyé tí wọn ò tí ì tí wọ́n ń bá ajá wọ́n tún àmà wọ̀nyàn lọ́ta in tí àrùn gẹ̀kò sí o bàbá mọ́bẹ̀ tó ti pán bàbá yìí kaná ìmọ̀lọ́lọ́run iná gbogbo agbá àwọ́ bọ́ kọ́ nọ́mbà èèyàn mẹ́rin mẹ́sọ́fà pé wo kọ́ nọ́mbà wo ọlọ́kọ́ di ojú ọ àìwíbẹ̀ kọ́ nọ́mbà inú ojú ọ wọ̀pá bí náà kọjá bí ẹni pé ní mẹ́rin jó yàn fúnra rẹ̀ yíya agbára tínú ìfí ń jó ó ti sé fún bàbá ọmọ ìmẹ́rì iná oníyàn máa jẹ iná lónìí ló kọ in tí máa jó nǹkan lára rẹ̀ pẹ̀láṣẹ̀ ẹ̀mí kó kù lára ọlọ́run sí fẹ́ fánà bí Ibrahim Allah wà ní malwaki ìyẹ́ ìlọ́dún ọ̀fẹ́ sọ fún wà lẹ́ọ̀rọ̀lẹ́ àti súmi musulmi dáadé ma wíbẹ̀

ومن اتبعك من المؤمنين تكدير يعني pé حسبك الله وحسب الله من اتبعك من المؤمنين kèése pé ọlọ́run sọ fún ànẹ́bì wípé awon tuọ àwọn tó bá tó musulmi náà tó tuọ nǹkan o ta ní ó tuọ ànẹ́bì ọlọ́run in tuọ gbogbo lọ wọ́n fẹsẹ̀ lójú ọfẹsẹ̀ ní ọmọ mi náà fún náà lọ́kọ́bàlẹ̀ pé in a jẹ́ wípé

ẹ̀tọ́ fẹ́ pòpò àárọ̀ ẹ̀tí ó tẹ́bọ̀ ọ̀sán ń bọ̀rọ̀ bọ́ àgbà agbára kí àà wọ́n tún ní bó ṣe gbé ọ̀bẹ́ lé báyìí àtẹ́ntí ń bẹ súlọ́ ní ṣústọ́f orí ẹ̀kẹ́bẹ́ ẹ̀ntí ń gẹ́rẹ lọ lẹ́ran náà lọ́kọ́yìn pẹ́mbọ́ ọ̀sàgbára lára ẹ̀ lónìí ológé mi kí ìlàfẹ́ gba gbogbo ilé ọkọ́ wọ́n wá lórí mímbàrí ìjọ náà lọ́hùn wọ́n ní tẹ́ bá dúpẹ́ fọ́lọ̀ ẹ̀ lè dù tán torí pé orí ọlọ́run bá pọ̀ lórí wa oore kan bẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa ní ìdìsìn tó jẹ́ pé inú gbogbo wa ilá fi rẹ̀ràn jẹ nkàrùkúsà doríkodò ní jímá kí a wá ní wọ́n ní tẹ́ ìdìsìn nínú àná tọ́lọ̀ fi bá wa lò kò tù fọ́ ànábì fáwọn màálù wọ́n lọ ni

ọmọ yóò gba àyè mi lẹ́mí rẹ̀ kí ẹni pẹ́gbà mú ti fún ọlọ́mọ yìí ọ máa ṣe tèmi ṣùgbọ́n tó bá fẹ́ katọmọ yìí ò ní ṣe tèmi ọlọ́run ọba tí ó bà tèmi lọ́rùn jẹmọ́ ọlọ́run ní kémi àti kápọ̀ ma wá o in tó tí gbọ́ ọmọ ní ń control rẹ̀ indirect àwọn ilé ọmọ rẹ̀ tó wá fi ẹran ìrọ́pò fàdínàbí Ibrahim ẹran tó mú wọ́n jọ náà lọ́hùn ẹran tó dùn ojú ni ẹran tí ànàbí ẹran tí ọmọ ànàbí Adama jọ sí tọ́pa ìntọ́lọ̀ ń sọfà ìtìtùà àjẹ́nà ni ti ń jẹun wọ́n sáà ni wọ́n ẹran ẹran tí wọ́n wá pàì ọba dẹ́dà wá jírọ dáadáa fún wa ìdùnnú ọba bàbá àti ọmọ nígbà tí ti wà náà payí keke jama káfí wé yìí lọ láàrọ. annabi wa mọ́ jẹ́ bí ẹran rẹ̀ nítorí pé bí ìgbà tí èèyàn lọ tí èèyàn tọ́rọ wọ́n lọ bọ́pọ̀lọpọ̀ sí ma lọ ìdí àmì ọjáde yìí oòrùn ti ẹ̀ríta lọ́rùn eléyìí ọjẹ́ nǹkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹran tọ́lọ ní apà fún ó fi yẹ̀wà wò ní ẹwọ bọ́mọ̀ fi pán gangan lò nídì ọwà pàrin ilé kùkú kéèsẹ́ ìlọ́lọ́wọ́ pàṣẹ kẹrin ọmọ o náà ni ọ́dà padà sínú pọ́ọ̀tù ara rẹ̀ o ọpẹrẹ lẹ́sẹ̀ kan ọpẹran tí wọ́n ti rẹ́lé tí méjèèjì lọ torí pé ó dé 20,000 ìwọ ìnáà lọ jẹ́ in ń fẹ́ gbà gangan oúnjẹ lásìkò yìí tí èyàn bá ń bẹ́nù pàyín kèkè tọ́lọ ń bá túúlẹ̀ padà inú ẹ̀ máa dùn ni ó jẹ́jọ́ ọdún ẹ́ tó wá ń lájà lé a àmì ìjọ ọdún ẹ bẹ̀rẹ̀ kódà lára àwọn táwọn mímọ̀ ní tí èmà pọ̀lọ́ ń gba ọdún o náà ni ìníháhù al-adghan wal-ahqad bayna al-muslimin gbogbo tó bá jọ máa à ń dìrẹ nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún hìn gbáti ẹwọ́ gbáti mi a máa fọdún àádánù iná ìjọpẹ́lẹ́sìkò ọdún sílẹ̀tù rọ́hìmì

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ wípé ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọdún yìí àì máa fi gbàwẹ̀ náà fọ́lọ́hun àyámù tashrik àfẹ́ ń bá ní gbèsè lọ́rùn tí ó pẹ̀rẹ̀ fọ́ bàdẹ́dà tó sì pàmẹ́tò ọbọ̀sẹ̀kẹ̀rán kò sì sí ọjọ́ míì fún má ọlọ́run ní kó gba lẹ́yìn àwọn àyùn ẹni tí ń bẹ̀rọ náà wọ́n gbọ̀gbàwẹ̀ àwọ iná yóò mọ̀ akílin wà ṣúrúbìn wà díkìrìlá bó sọ náà rí sí àwá ìṣàrùn àtúnmà pẹ̀rẹ̀ lọ́ndì 11 òṣòjú ọ̀run tó jẹ́ òun ni kíyàwó àtọmọ kí wọ́n sáàrí wípé àlékún bá ti ń dọ́dọ̀ àwọn látọ̀dọ̀ ọba lé àwọn àlékún bá ti rọrọ̀ wọn látọ̀dọ̀ ọmọ àwọn dẹ́dì kúrò dáfí jẹ meat pie àì ah, jẹ meat pie tẹ́lẹ̀ àṣẹ lówẹ́lọ̀ ń hmm, kìí ṣe para dẹ́mì tó bẹ́ẹ̀ ẹjẹ́ kí wọ́n mọ̀ ah, bá lè wà kílẹ̀ ní ìdí 250,000 tẹ́ sẹ́ndì ìṣe ẹsá fi ṣe dọ́bá wí nínú ọdún náà ah, sọ́dún náà lòjí ọdá ọdún ọmọ ọdún elé ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin wa láàrin nínú olé gẹ́gẹ́ sẹ́bí tí ó ṣẹlẹ̀ ní olé ní ọwà ṣẹlẹ̀ ń ta jẹmáà rúrú ọdún o ni ká pé ó sì sọ ẹkún di ẹ̀rín fún wa ọwá di ẹ̀rín ìgbére

wọ́n tó wá jọdé yìí ó sì mú ẹran rẹ̀ lọ ó sì fi ẹran sí sáfú lẹ́gbẹ̀ẹ́ tí ẹjọ́ ń jà pé ẹran ni kó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà lè kọ̀kọ́kọ́ níwájú ọlọ́nà kìí sí ìdì lè tàn sí wọn jọmọ́ àkún kálukú yẹrẹ ẹ̀wò ìjẹ́ yìí ta lò lọ́ì sọ parí jà láàrin mi àtàntà àjọ ń jà se mọ̀ dẹ́ran léyà mi jẹ ni kọ́dẹ̀ ẹlòmí nínú lé gan

sáwọn símsàwàtì nìkan ní ẹ̀pẹ̀rẹ̀ ọdún símsàwàtì ní ìgbàtọ́ tó yáwó lọ́wọ́ ẹni tí kò ìsẹ́ lábẹ́ ìkíni lábẹ́ ìjọba ọba tí ń kọ̀ntrẹ́ì òní ẹni asòmáwò ọba tó gbagbára kúrò lára ọ̀bẹ tí fi ọrùn ọmọ nẹ́bí Ibrahim ọba tó gbagbára lára tí fi jú ànẹ́bí Ibrahim ẹni ká máa dúpẹ́ fún lẹ́yìn

nǹkan mùsùlùmí máa ṣe ò ká lè nísìnmi ọlọ́run jù yàrá ẹ̀ fún àpẹ̀ láwọn ọdún tàn ṣe ó sì ń sun àmúra rẹ̀ ọ̀bá dàdá kan nínú àwọn ẹrú tí ó sùn mọ́ tí ó sì jèrè òní ojú àwà ò méje ṣẹ́ ìtọ́ méje oríwà mọ́ bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillahi alladhi infarada bi tadbiri al-umur la yushariku fiha malakun muqarrabun وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسابه أجمعين أما بعد فيا عباد الله أوسيك ونفسي بتكوى الله هذه وصية خالقنا لجميع خلقه وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العظيم قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا وقد أبدأ الله سبحانه وتعالى بعيدين من آيات الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه آداب العيد جاء في السنن عند أبي داود باسمه الصحيح من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وارضاه كان يخبر هذه الأمة عن قدوم رسول الله صلى الله عليه وسلم المدينة وكيف وجد الأنصار وماذا كانوا يفعلون في يومين اخترا اختاروهما للعب واللهو قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال صلى الله عليه وسلم ما هذان اليومان فقالوا يومان نلعب فيهما في الجاهلية فقال لهم رسول الله صلى الله عليه وسلم لقد أبدلكم الله خيرا منهما عيد الأضحى وعيد الفطر والعيد الثالث في الإسلام يوم الجمعة صح عن رسول الله صلى الله عليه وسلم أن يوم الجمعة يوم عيد ومن ذلك ما جاء من الحديث الذي أخرجه أبو داود عيد من حديث أبي رضا رضي الله تنرضى قال قال رسول الله صلى الله عليه وسلم بعد أن صلى للناس يوم النحر فقال يا أيها الناس قد اجتمع في يومكم هذا عيدان فمن شاء أجزاءه من الجمعة وإن مجمعون فسمى صلى الله عليه وسلم يوم الجمعة في هذا الحديث يوم العيد أمة الإسلام وللعيد روحه ولا بد أن نحقق للعيد هدفه وللعيد آداب وحكم بالغة بل حكم إلهية بل حكم سماوية فربنا سبحانه وتعالى جعل توحيد الأمة في هذا العيد ووحدنا بكلمة لا إله إلا الله كل يخرج من بيته يوم العيد مكبرا مبتكرا إلى مصلى كما كان صلى الله عليه وسلم يصنع بأصحابه رضي الله تعالى عنهم أجمعين وكان صلوات ربي وسلام عليه إذا جاء المصلى بدأ بالصلاة من غير أذان ولا إقامة صلوات ربي وسلام عليه وكان رسول الله صلى الله عليه وسلم كثير التصدق في ذلك اليوم لذلك قال بعض للعلم فمن ذلك سبب مخالفته الطريق التي ذهب بها إلى العيد أمة الإسلام فإن العيد إدخال السرور على قلوب المسلم وهذا يبدأ في بيوتنا ويبدأ كذلك في حينا وفي مستمعنا فهذا يوم أكل وشرب و ذكر الله سوى هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها بعد أن قدنا رسول الله عن صوم يوم العيد ثم قال وأيام التشريك أيام أكل وشرب وذكر الله عز وجل بارك الله لكم فرقا وسنة والسنة ونفعل الله وإياكم بما فيها من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفاره الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد اصطفى عباد الله أوسيك ونفسي بتقوى الله اتقوا ربكم في السر لن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام جعل الله لنا هذا العيد إحياء لذكر ولصبر نبيه إبراهيم وابنه إسماعيل وفدائه سبحانه وتعالى إسماعيل بذبح عظيم وفديناه بذبح حظيم صبر عظيم وتثبيت من الرحمن سبحانه وتعالى نبيه إبراهيم لما رأى رؤية منامية أنه ذاب ابنه الوحيد وقتئذ لله سبحانه وتعالى ألا وهو إسماعيل فصبر هذا الصبي بقوله يا بني يا, يا بني افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فصبره الرحمن كيف لا جاء من الحديث الذي أخرجه المن مسلم الحديث أبي الخدري رضي الله تنرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال من صبر من تصبر يصبره الله وبداية هذا الحديث من يستعفف يعفه الله ومن يستغني يغنيه الله ومن يتصبر يصبره الله وما أعطي عبدا عطاء خيرا وأوسع من الصبر فلما تصبر نبي الله إبراهيم وابن إسماعيل صبرهما الرحمن سبحانه وتعالى فأسلما لله وتلى إبراهيم إسماعيل للجبين فلما تولوا للجبين فدعوا الله افتدعوا الله سبحانه وتعالى بذبح عظيم نتيجة هذا الصبر وهذا الذي يريد منا ربنا سبحانه وتعالى كيف لا وهو القائل لن تنال الله لحومها ولا دماؤها ولكن تناله التقوى منكم عباد الله واعلموا أن العيد يأتي لينهي ما بيننا من الأحقاد والأضغان فكل من بين وبين أخيه شيء من التشاجر فليترك هذا للعيد ومن لم يفعل هذا فلينتهي العام فإن هذا من روح العيد أمتنا إدخال السرور للأسرة والمجتمع ابتداء من البيت على النساء والأولاد بإعطائهم الأموال أو بإعطائهم الحلاوة أو بإعطائهم ما يدخل السرور في قلوبهم فكل هذا من روح العيد أمة الإسلام الحمد لله الذي أبدلنا خيرا خيرا مما كان الناس عليه في الجاهلية فعيدنا في الإسلام ثلاثة عيد الأدق يوم العيد عيدنا عيد يوم الفطر عيدنا يوم النحر يوم الحج الأكبر عيدنا كذلك ولن نتشبه بالمشركين ولا بالكفار لأن من تشبه بقوم فهو منهم أو هشر معهم ونسأل الله الرحمن أن يفقينا في ديننا وأن يوفقنا بعمل يقربنا منه وأن يعيننا على حب المساكين وأن يوفقنا بعمل يقربنا منه سبحانه وتسامى ونسأله سبحانه وتسامى أن يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز لسمى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا انتقم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كد من كادنا اللهم ربنا كد من كادنا عاملنا ربنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أجود الأجودين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وثنى بملكته وثنى حدث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقرأة شيئة ثابتة من نسي الصلاة علي خاطئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسابه وسلم تسليما كثيرا